الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه بعد السلام عليكم ورحمة الله وبركاته نعم إبتي أتدوني بألأي والوري البدعة أوناني إبي الشيخ صالح بن عبد الله الفوزان حفظه الله تعالى wọ́n ṣe àlàyé fún wa pé albid'atu ó pín sí méjì ìkan wà tí wọ́n ń pè ní àbíká ní oníran ìran ni ìran alákọ̀ọ́kọ́ ni èyí tó ṣe pé yakunu fi aslil ibada adẹ̀tí ṣe àlàyé ilé ìní ànà ilé tó ṣe pé bí ìpìlẹ̀ sí ni gẹ́gẹ́ bí maulidin nabi sallallahu alaihi wasallam adẹ̀ ṣe àlàyé bí ó ṣe bẹ̀rẹ̀ bó ṣe jẹ́ wípé àwọn ọ̀tá ẹ̀sìn islam àwọn ni wọ́n gbé maulidi kalẹ̀ an-naw'u thani ẹlẹ́ẹ̀kejì ni ma yakunu fi ziyadati ala al-ibadati al-mashru'a ó láwọn mí tó ṣe pé kìkí ń ṣe wípé ibi ìpìlẹ̀ ìsìn ni àdádálẹ̀ yẹn wà bó níbi àwọn ẹ̀sìn àwọn so but yóò kàn jẹ́ wípé ẹni yóò wá fi níbi àwọn kìníkọ̀ kan níbi tọ́lọ̀n tí ọ̀rẹ́dì ni a ṣe tẹ́lẹ̀ àtìmọ̀pọ́lọ̀ ni a kírùn tẹ́lẹ̀ wọ́n wá ṣe àwọn àlékún kọ̀ọ̀kan àtìmọ̀pọ́lọ̀ ní ká ṣe àwọn adhkar wọ́n tún wá ṣe àwọn àlékún kọ̀ọ̀kan ẹ̀hẹ̀ eléyìí ni ẹlẹ́ẹ̀kejì kama law zada rak'atan khamisatan fi salati dhuhr aw al-'asr mathalan gẹ́gẹ́ níbi ìrun zuhur àbí ìrun al tó tabare nìkan tó bá ń kírun zóòrì ló ń kí o ó wá kí mẹ́rin tàwọn sálámà ó wá tún dìde láti kí ẹlẹ́ karùn in tẹ́ ṣe ni wípé ẹ lọ bá wípé àfà ẹ ti ṣe mistake bí ìrun yíye o kó wá ní pé ara omi ṣe mistake mo fi kún ni mo tún fẹ́ ní ládá ni so because ọlọ́run already sọ báyìí ní kẹ́ṣe kí wọn báyìí báyìí ọlọ́run ti sọ yìí tẹ́ẹ̀kì

gẹ́gẹ́ bí kíyàn lọ ṣe ìbádà yẹn ní ojú ọ̀nà tí ọlọ́run ò gbà ọlọ́run ò fẹ́ kíyàn ṣe tí ọlọ́run ò sọ bí kíyàn ṣe bẹ́ẹ̀ wa dhalika ka ada'il adhkaril mashru'ati bi aswatin jama'iyyatin mutriba irú ẹ̀ níbi kíyàn máa ṣe bí zikiri jama'i kakurawa jọ lápapọ̀ kápọ̀ kájọ máa ṣe zikirun ká máa ṣe ní jama'a kájọ máa ṣe la ilaha illallah la ilaha illallah ní àpapọ̀ a padà ka athar kan bí ó kí ní báyìí ó ṣẹlẹ̀ láyé àwọn sahaba táwọn sahaba dẹ̀ ṣe inkaru rẹ̀ tí wọ́n reject ẹ̀ pé ó nǹkan bá yí o kìkí ṣe nǹkan tí ó wà okay so because tí a kí bí ànẹ́bì fẹ́ kan máa ṣe bẹ́ẹ̀ ni ayé ànẹ́bì lànẹ́bì ò tó kọ́ wọn kí tàbá ti fẹ́ ṣe àdíkàrò kájọ máa ṣe lápapọ̀ bọ́ nǹkan tó wá nínú àwọn ìgbà wá ní pé ànẹ́bì sallallahu alaihi wasallam na máa ti kírun tán o a máa ṣe àdíkàrò ni subhanallah alhamdulillah allahu akbar

mo fẹ́ gbáwẹ̀ lé ní àmàwẹ̀ tí ma gbá ilé ní ìlọ ojú sínú òun ní tí lè fi sú òun ó pàmídà lé ní àbí òjò ń rọ̀ lé ní òjò tí ń rọ̀ ìmú ń gbáwẹ̀ ní o níwà lọ́dí sínú òjò kójò pàmídà lé mo ṣe ń gbáwẹ̀ lé ní mo tún mọ́ fẹ́ rìn láti bí ìdérú táǹkẹ́ nítorí mo fi ń sí lọ́hun ní mo ṣe ń rìn ẹ o bá mo sáfẹ́ fi àjẹra mi lágídí àbí bí mo ṣe wà yìí ní fẹ́yàwó ní fẹ́yàwó mo fẹ́ fi àjẹra mi dáadáa ẹ̀yìn ah mo fẹ́ sí irú tàṣẹ́dùdù yìí tán nàbí òun rẹwà sallallahu alaihi wasallam wàláhì bídá ni àdádádẹ ni inú tí ó mọ̀ dúrín pé áá ah, ah, èmi tí wá dẹni rí báyìí wàláhì ò dẹni ríru òkè tún dẹni bí sí gan annáwò rọ́bẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́rì ni ma yakunu bi takhsisi waqtin lil ibada bí kéyàn specify àsìkò kan fún ìbádà lásìkò tọ́lọ̀wọ̀ bá ò specify tàdàrí pé ànábì náà ṣe orí ìbádà yẹn ànábì ò dẹ̀ specify àsìkò kankan fún fún ìbára tọ́lọ̀ sí ní sharia lam yukhassishu shar'u tí ọlọ́ọ̀bá ò ṣe kí ni tọ́lọ̀ọ̀bá ò khassasa rẹ̀ tọ́lọ̀ọ̀bá ò specify rẹ̀ ka takhsisi yawmin nisfi min sha'ban wa laylatihi bi siyamin wa qiyam gẹ́gẹ́ bí nisfi sha'ban táwọn yaman ṣe ọlọ́run ṣe kò kọ́mọ̀ ní àwùjọ wa ọmọ ṣe nisfi sha'ban láwọn ọdún tó pọ̀ tí sha'ban tó bá ti pín sí méjì òru rẹ̀ wọ́n fi wọ́n ṣe àdúwà mọ́júmá ìṣòòrù náà fi ń ṣe ọ̀sán rẹ̀ wọ́n láwọn fi ń gba àwẹ̀ ni irú nisfu Sha'ban ẹbá yìí kọ́ ìbádà tó specify àsìkò kan pàtó fún ìbádà kan pàtó tọ́lọ̀ọba ò specify rẹ̀ fún Nabi sallallahu alaihi wasallam àbíkẹ́ yàn bọ̀ yí pé tó bá ti díjọ Friday last Friday of the month wọn là àwọn ma pàdé ní mọ́sálásí níbi ọwọ́ tó bá ti dìbí àbí 4:30 àwa máa ṣe àwọn àdúrà kan tàti hun fún ara a ma fa kíní kan gbogbo kíní wallahi bídá ni because anabi sallallahu alaihi wasallam tó mẹ́sìn wa kò wúlẹ̀ specify àwọn àsìkò yẹn àwọn èyí tó specify wà irú àwẹ̀ báyìí anabi ni ẹ máa gbààwẹ̀ bí abi monday àti thursday ẹ̀hẹ́ máa gbààyùn anabi ni pẹ́tẹ́ bá ti kírun tán ẹ máa ṣe azkar azkaru sabah lẹ́yìn ìrun àsùbá àwọn azkaru ń ó fẹ́ wọṣọ tuntun àtkárùn-ún ó fẹ́ wọṣọ kòtò tuntun àtkárùn-ún kódà ó fẹ́ súnmọ́ yàwó rẹ̀ àtkárùn ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ mọ́ àmọ́ ọ̀rẹ́ kí o mọ́ ń wùwa kákàn dédé innovate kìníkan káhùn kìníkan fúnra wa ni ló fi jẹ́ kí gbogbo sẹ́ ìjọsìn tàbá fẹ́ máa ṣe ẹjá máa bèèrè náà eléyìí sánàbì ló mú wá sánàbì ló ní a máa ṣe léyìí tàn ṣe yìí náà àbí káwọn ní pé a tún fẹ́ ṣe àfikáwò ni àmọ́ àbíká tẹ́sọ funfun àbíká tẹ́ aṣọ dúdú síwájú ìgbà náà lọ́lọ́wọ́ tó gbàdúrà wa gbogbo kí ní nǹkan wàláhì in tọ́lọ̀bọ̀ wọn wá ní wọ́n ní fa inna asla siyam walkiyam mashru'a ìpìlẹ̀ àwẹ̀ gbígbà àti ìrun kíkí àti gbogbo afkárítà sọ yìí ẹ̀rù wípé nípìlẹ̀ in tọ́lọ̀ àsìkò kan pàtó fún yìí òun ló ní bùkátà sí kí èèyàn mú ẹ̀ríwá nínú ẹ̀ náà ni nínú àwẹ́ táwọn afá ń sọ ní pé kíyàn specify àsìkò kan àbí ààyè kan mẹ́tàlá fún ìbádà tọ́lọ̀ọba ò specify kàmù gẹ́gẹ́ bí àpẹẹrẹ ọlọ́ba ti sọ wípé tẹba ti fẹ́ tẹba fẹ́ ṣe hajj ó ti níbi tẹ́ lọ ẹgùn arọ́fà ẹ sì sáàyù bẹ́ẹ̀nà sọ́fà wal marwa ẹ lọ sí alẹ́ Muzdalifa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ibi tí èyí ó lọ ẹ lọ sí ọrọ́míyù níbi kínákì níbi jamara ẹ̀ṣì ibi tẹ́ti ṣe iná fílà méjì ibi tẹ́ti ẹ̀ṣì tawaf kéyàn kan wá ní pé tọ́ hajji tèmi o èmi ò ní lọ sí Saudi lọ́dún yìí èmi ò lọ gun òkè sóbí ní ibẹ̀ lókè Arafa àbìgbà tí ń lówó yín lọ gun Arafa ní sóbí èmi ò omi Zamzam èmi ò lọ omi odò kan bẹ lọ́dọ̀ wa àníyàn mi sáàdá irú nǹkan tẹ́ nìyẹn ń ṣe o àdáadáalẹ̀ ní bídá ni because Ọlọ́run bá ti already specify ayé kan pàtó fún kìníyẹn ìwọ wá fẹ́ lọ sí láyé mi wàláhì nǹkan tí ó ṣe kíni tí ó wà ó kíni eh because as ayé tí wọ́n fẹ́ mú wá yẹn o àfi kó ṣe kíni kó mú ẹ̀rí wá ó ní lọ́gbùn òkè sóbí òkú sí ẹ̀yìn tó ní o o bọ̀ kó wá ṣe pẹ̀lú àníyàn yí pé because ó ti mú nǹkan mẹ́wàá sallallahu alaihi wasallam kò mú wá ká tún ara wọlé tílẹ̀ ẹ̀kan sí aṣàlàyé láti bẹ̀rẹ̀ tíra ilẹ̀ yí pé ta bá ń sọ̀rọ̀ pé àdádálẹ̀ nìkan in ta gbàlérò ni wípé in tó ń ṣe tó fẹ́ mọ́ fi jọ́sìn fún ọlọ́run ọba tó fi ń súnmọ́ ọlọ́run ọba tí ọlọ́run ọba wá mú wá tánàbí ò mú wá ìyẹn náà ń pè ládádálẹ̀ tó ti bá ti ń sọ fún pé àdádálẹ̀ ní kíní wọ́n wá béèrè pé fóònù tẹ́yìn náà ń lò ah fóònù kì í ṣe ìjọsìn tí bá mú fóònù dání mò ń ah so òun ò sí ni àwọn iṣẹ́ ìjọsìn tàn ń ṣe ta fi ń súnmọ́ ọlọ́run ọba mò ń kírun báyìí ẹ̀hẹ́ ṣe ti má mú fóònù dání tó bá rí fóònù lọ́wọ́ mi ṣe ó ní mo ń ṣe jọ́sìn ni ó rẹ̀ sọ bẹ́ẹ̀ náà bọ́ tí bá dúó tí mo fọwọ́ sáyà ó ní ah, ẹni yìí ń jọ́sìn fọ́lọ́wọ́ bá ní tí mo bá ń ṣe àzikáàrù ó ní mo ń jọ́sìn fọ́lọ́wọ́ bá ní àwọn èèyàn gangan ní ìjọ́sìn ẹ̀hẹ́ because àwọn tó bá fẹ́ dẹ́sìn rú wa lójú irú àwọn kátà mọ̀mọ́ wá ní jàlàbí àtẹ́yìnà ń wọ̀ iṣẹ́ ìwọ aṣọ iṣẹ́ ànábì wọ orú rẹ̀ bàtà ṣú àti páàmù tẹ́yìnà ń wọ̀ sánábì náà wọ rẹ̀ irú yẹn kọ́ là ń sọ àwọn ọ̀rọ̀ kò wọnú ọ̀rọ̀ ẹ̀sìn àmìlẹ̀ ni àwọn tó fi ń súnmọ́ Ọlọ́run Ọba èyí gbọdọ̀ mú nǹkankan wá àfin tánà bí bá ti kíni tó bá ti mú wá nam nígbẹ̀yìn hukmu albidati fi din bi jami'i anwa'iha kí ni ìdájọ́ àwọn àdádálẹ̀ nínú ẹ̀sìn tí a ti ń ṣe àlàyé àwọn àdádálẹ̀ nínú ẹ̀sìn yìí wọ́n ní kullu bid'atin fi din fahiya muharramatun wa gbogbo tó bá ti ń pè ní àdádálẹ̀ nínú ẹ̀sìn wọ́n ní muharrama ni haramu ni a gbọdọ̀ ṣe dọ̀lálà ni ànú ni ìdí ni wípé annabi sallallahu alaihi wasallam tọ́lọ̀ wọn sí wa fúnra rẹ̀ lọ́wọ́n sọ fúnra wípé wa iyyakum wa muhadathatil umur annabi ni ẹ ṣọ́ra fún àwọn nǹkan tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ mú wá nínú ẹ̀sìn fa inna kulla muhadathatin bid'atun because gbogbo tó bá ṣẹ̀ṣẹ̀ mú wá bid'a ni wa kulla bid'atin dalalatun gbogbo bid'a dẹ̀ ni ànú ni so annabi sallallahu alaihi wasallam ó ń jẹ́ kó yé wa pé gbogbo tán bá ṣẹ̀ṣẹ̀ mọ́ wá nínú ẹ̀sìn ànábì ní pé ànù ni dọ̀lálà ni ẹ gbọ́dọ̀ ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ànábì ń sọ wípé man ahadatha fi amrina hadha ma laysa minhu fahuwa raddun ẹnikẹ́ni gẹ́gẹ́ bí ẹni ànábì ń sọ wípé sallallahu alaihi wasallam man amila amalan ẹnikẹni tó bá ń ṣe iṣẹ́ kan laysa alayhi amruna tí a ṣe ọlọ́wọ́ bá ọ̀dẹ̀ sí ń bẹ̀ fahuwa raddun irú tẹ́ni yí ń ṣe raddun ni ọlọ́bà ọ̀rọ̀ dáre ọlọ́bà ní ṣe kíni kò ní gbá fadalla alhadithu ala anna certify rẹ̀ tánàbí ò bá wa máàkì ẹ̀ wípé kìíní yìí ń bẹ nínú ẹ̀sìn lóòtọ́ bídáà ni àdádálẹ̀ ni a gbọ́dọ̀ bá wọn ṣe wa kullu bid'atin dalala magduda gbogbo bídá ìwá ni a nù ní ọlọ́ọ̀dálùwàláyà ni tó because òun mú nǹkan wá òun mú wá nínú ومعنى ذلك أن البدع في العبادات والاعتقادات محرمة ilé ń tọ́ka lórí wípé àwọn àdìsọ́kàn tó jẹ́ bídá àti àwọn ìjọsìn tó jẹ́ bídá o gbogbo wọn o haramu ni èyàn gbọdọ̀ ṣe walakinna at-tahrim because haram yẹn ní ìpele ó láwọn bídíà kan tó ṣe pé ó léwu gan àwọn mìíràn tó ṣe pé ewu ti ẹ̀nà lágbára àmọ́ kò tún tó àwọn kan famin ha ma huwa kúfùrún sọ́rá ó ń bẹ nínú àwọn bídíà yìí èyí tó ṣe pé kúfùrù tó straight ni tó bá kó sí bídíà ilé yóò kúfùrù ni kàtọ̀wáfí bilkubori takọ́bùrọ̀ban ila ashabiha gẹ́gẹ́ bí kí ẹ má ṣe tàwáfù sàárè àwọn yẹn pẹ̀lú àníyàn wípé à ń jọ́sìn fún àwọn tó wà nínú sàárì gẹ́gẹ́ bá sí mọ́ ṣe tàwáf ní hajj táwọn ṣe tàwáf báyìí pẹ̀lú àníyàn wípé à ń jọ́sìn fún Ọlọ́run Ọba tó ní ilé a mọ́ ṣe tàwáf sàárì pẹ̀lú àníyàn wípé à ń súnmọ́ àwọn tí wọ́n bẹ nínú sàárì yẹn hmm, wọ́láhì àdádálẹ̀ ni ìdí nípa nàbí èkí ń ṣe àwọn àmú ìgbọ́dọ̀ a máa sọ wípé gbogbo bídá o kó fúrò ní gbogbo àdádálẹ̀ o kó fúrò ní pé kódà ìwọ tó bá lè ó kàlé fàtẹ̀sù because ibi tí bídí àyẹba ibi láti máa mú ètò bá jẹ́ kúfúrò àti ètè kìí ṣe kúfúrò ní pé ibi a rí pé bídí àyẹta ló ṣe tàwáfù sàárè tó ń pè àwọn a máa rí pé nínú ẹ̀sìn ó wá lọ forí sọ wípé ìntánẹ̀bí pé ní kúfúrù láfi ní pé kúfúrù ni wà tàkìdìmì dhaba'ih wà nuzuri laha àbí kí ẹ máa dùn kan kí ẹ máa jẹ́jẹ́ fún sàárè àtàwọn tó ń bẹ nínú sàárè ni wípé kí ah mo fẹ́ ṣe ìrìn àjò kan báyìí tí n bá lè dé láyọ̀ àtàláfíà because àwọn bàbá ní jẹ́ kí n lọ kí n dé even tẹ́ ní ìṣe bídá ní because ànábì kí ń ṣe àwọn sàábì kí ń ṣe àmọ́ awáwọ̀ pé nínú ṣẹ̀ríà ibo ní bídá ìlọ forí sọ a rí pé a ah, èyí tó lọ forí sọ ẹbọ ni o láfi ní pé bídá ilé yíò ẹbọ ni ibi ẹ̀ṣẹ̀ ló lọ forí gbá so nínú ẹni wa du'a'i ashabiha wal-istighathati bihim nínú ẹni kí ẹ máa pè tó wà nínú sàárè kí ẹ máa pè wọ́n kí ẹ máa fi wọ́n ṣe èyàn tí ó máa pè tí ẹ bá ti di jahmiya ti wal mu'tazila gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn ọ̀daràn nínú àwọn jahmiya àtàwọn mu'tazila tàti sọ díẹ̀ nínú gbàgbọ́ wọn láti bẹ̀rẹ̀ àwọn tó gbàgbọ́ lọ́wọ́ ló kọkù níròyìn ọlọ́run ò sí bí spirit lọ́lọ́run bí kìní kan tí ó exist ní ó kàn kò sí kò lókọ̀ kẹ́kẹ́ kò níròyìn tọ́lọ́dẹ̀ ló ń lókọ òun níròyìn tí ó rú àwọn belief yẹn o hàn hmm, belief tó jẹ́ kúfúrú ni wà minha ma huwa min wasa'il shirk ó ń bẹ nínú wọn èyí tó ṣe pé òun èkí ń ṣe ẹbọ àmọ́ wasa'il ni òun máa ń gbìyàn lọ síbi ẹbọ kalibina ala al-qubur gẹ́gẹ́ bí kí ẹmọ kọ́lé lórí sàárè irú àwọn ilé tọ́mọ ń kọ́ lórí sàárè yẹn àti àwọn demarcation tọ́mọ ṣe lórí sàárè anẹ́bí ma ń sọ fáwọn sàhábà ìgbàtánẹ́bí wọ Makkah Ànábì sọ fún Ali ipe la tada'i qabran musharrafan illa sawwaytaha ó wúdọ̀ fi sàárè kan tó bá ti ga because ọmọ ń kọ́wọ́ sàárè tí ó ga sàárè tó bá lè ga Ànábì ni ẹlẹ́vù rẹ̀ ẹ wá fi sí lẹ́vù ipé táwọn yóò kà fi mọ̀ pé sàárè lélẹ̀ ló fi jẹ́ pé kò tọ́ kí ẹkọ́ sàárè kọ́ tí wọ́n demarcate ẹ̀ kẹtún simenti ẹ̀ kẹtún plaster rẹ̀ kẹtún da òkúta funfun sí bíbẹ̀ kẹtún kọ́lé kẹtún fasọ green sí lórí gbogbo àwọn kíní bídíà ni because àwọn kíní ó máa ń fa máìndì èèyàn lọ síbi sàárè yóò jẹ́ kí ẹ mọ̀ ní one sàárè rẹ̀ mọ̀ ní one special maqam nínú máìndì èèyàn ó mọ̀ bí kí ó mọ̀ ní one special how fear tí ó yẹ kó ní wára sàárè ó kẹ́kẹ́ kan fi ẹ̀pẹ́ sí ẹlọ́wọ́ ìtẹ́ ní Madina náà Bakir ni kódà ọba ẹ̀tọ́ bá jọba ọba Saudi tó kú ní àwọn before kí Salman tó wọ́bẹ̀ ibi tán sí sí bí ibi tẹ́sí àwọn yóò kù sí náà ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọba àmúyá um, uae tó náà kúrò àìpẹ́ bẹ́ ṣe máa ń náà ni ẹ̀dùn nọ́mà ni àwọn tẹ́yẹ̀ kan bá kú láwọn olú tó ṣe kí wọ́n ti gbọ́ ẹ̀sìn yé díẹ̀ mú kọ sáré tí kala ìpẹ́ ní Iraq àwọn sáré wallahi tẹ́ bá rí píkẹ̀ rẹ̀ ẹ̀rọ bóyá ọjà lóṣòdì ni wọ́n gaba bí ṣọ́ọ̀bù ni bí ṣọ́ọ̀bù báyìí dára ni wallahi kò dára kíní ò dára because yóò jẹ́ kọ́kàn àwọn tí wọ́n bá dá nǹkan mọ̀ nínú ẹ̀sìn kó mọ́ fà lọ sí bíbẹ̀ wọ́n wà mọ́ ọgbọ̀pá wọn ni ti wà ní ipò tó gani nínú ẹni wà sọ́láti wà dùwáyì ẹ̀ẹ́ndàhà kí ẹ máa kírun kí ẹ máa sàdúwà níbi sàárè ìyàtọ̀ ń bẹ láàrin pé pe àwọn tó wà nínú sàárè àti wípé mò ń kírun lẹ́gbẹ̀ẹ́ sàárè àbí mò ń ṣe dùwà níbi sàárè ẹlòmíwà yóò lọ ṣe dùwà níbi sàárè because ó nígbàgbọ́ pé tó ń bá ṣe dùwà níbi sàárè ọlọ́run tètè gbá bídíà ní kíní ẹ̀kì kíṣe kúfù bọ̀ ó wá kọjú sáà tó wà nínú sàárè ó ń kírun fún wọn ó wá ń tọrọ nǹkan lọ́dọ̀ wọn eléyìí nǹkan ẹbọ tó straight ni wà mínú ha máa húwa fíṣkùn ẹ̀rẹ̀tẹ̀kọ̀ọ́dé yìí ń ni kàbídà a tọmọ kọjálà níbi máa fi àwọn mùsùlùmí ní kéfèrí wàlùkọ̀dàríyà àtàwọn tí wọ́n ni ò sí kádàrá ó ń bí ẹ̀ṣẹ̀ làwọn kà kó sí wàlì múrjíà àwọn múrjíà làwọn tọ́mọ́ sọ wípé ìgbàgbọ́ inú ọkàn ló wà gbogbo àǹkí wà ń gbàwẹ̀ yìí ẹ̀ tó bá kí kò sí wàhálà ó sáà ti nígbàgbọ́ inú ọkàn rẹ ọkàn lọ́lọ́wọ́ owó àkídà múrjíà ni a wà ti kọ̀dáàtìhìm al-mukhalifa lil adillati shar'iyya wọ́n ni ó wá bẹ nínú wọn ní ìfẹ́yàwó mo fẹ́ súnmọ́ lọ́hun ah àwà ìfẹ́ jòkó tí ọlọ́hun ní ma castrate ara mi ní ẹ̀hẹ́n wà síyámi kọ iman fi ṣamsi gẹ́gẹ́ bí kíyẹ̀ ni pé èmi o àwẹ̀ ní o inú oòrùn tó gbóná ìwà lọ́dún sínú oòrùn north ìwà ọdún látàrọ̀ dalẹ́ mo fẹ́ fìyà jẹra mi irú ilé àlé ní pé kúfù ló kó sí àbí ó ti jáde kó nínú Islam àmá ni pé ẹ̀ṣẹ̀ gan ló tún kó sí yẹn ah wal wal wal wal khisai Because kọ́sìdì kọ́tì ṣáhàwàtì jìmá àbí kí ẹ̀lọ gé nǹkan ọmọkùnrin èèyàn kó lọ gé nǹkan ọmọkùnrin rẹ kó ní ìfẹ́ jẹ́ kí ìfẹ́ ní ṣáhàwà mọ́ àwà ìfẹ́ jùkú ti Ọlọ́run bá ní wíwé lè ni because kò sẹ́bọ̀ kankan kò ṣe kèfèrí kankan bọ́ ẹ̀ṣẹ̀ ní kíní because Ọlọ́run òfin rán sallallahu alaihi wasallam Ọlọ́run tó wá nígbà lọ́wọ́ ti so an bí Allah subhanahu wa ta'ala kó

وعلى آله وأصحابه وسلم وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته